الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين بتي أشي أرأيلي لوري الشرك الأصغر هنا نبي جوتو كما في علمي براني دين الله سبحانه وتعالى تي أدموا حديث النبي صلى الله عليه وسلم ويبين ìrùkí fi nǹkan mígbò ẹni dẹ́yìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdífì Umar bin al-Khattab radiyallahu anhu tí ó ń búra pẹ̀lú bàbá rẹ̀ àníwọ̀n sọ fún Umar pé inna Allaha yanhaakum an talifu bi abahikum dájúdájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ti kọ̀ fún yín nípa kíkẹ́ mọ́ búra pẹ̀lú àwọn bàbá yín wa halifan ẹnikẹ́ni tó wá fẹ́ búra nínú yín falyahlif billahi aw liyasmut kúnítọ̀ ya búra pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àbí kó ya dákẹ́ so kò tọ́ kí ẹmọ búra pẹ̀lú nǹkan mi ní dẹ́yìn Ọlọ́run Ọba bí a kí ẹmọ búra pẹ̀lú Kaaba ni agbófannabi búra ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a máa búra pẹ̀lú nǹkan tó ti wù nínú àwọn ẹ̀dá rẹ̀ mari wa shamsi wa duhaha ọlọ́ni mo búra pẹ̀lú ohun àti pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀ mo búra pẹ̀lú aléyìí pẹ̀lú ohun mo búra pẹ̀lú al'asiri wal'asiri eh, watíyìn eh, wa zaitun àti bíẹ̀ pẹ̀lú ọmọ sama ìdátil buruj ọlọ́ọba ń búra pẹ̀lú àwọn nǹkan yìí ni so kò sẹ́ni kankan tí ó ma tó lè mọ́ kó tó ti pàwọn kan tó ń jẹ́ àṣírùkù asgari náà àwọn olùmọ́sí máa ṣe àlàyé náà wípé ó sì tún lè padà lìdì sí àṣírùkù akbar gẹ́gẹ́ bí èyàn tó bá ń búra pẹ̀lú nǹkan bóyá èyàn tó ń búra pẹ̀lú ogun mẹ́fẹ̀lá ní mo fi ogun búra ó wá ní ìgbàgbọ́ wípé bóhùn ṣe fògún búra yìí tí kí ní yóò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ à ogun mọ́tò ni ó padà pa mí àbí ọ̀kadà ni ó pa mí nǹkan tó ṣàlébí irin lára òun ni ó padà pa mí so eléyìí ní àkídà bẹ́ẹ̀ fàádà shirkun akbar so eléyìí dẹ̀ ni ẹbọ tí ó gbìyànkù nínú ẹ̀sìn nínú ẹ̀ náà ni ipe hal nalbasul khayta wal halakota lè ṣífà ǹjẹ́ ó tọ́ kí ẹ ma wéwu ká ma wé nǹkan àbí ká ma lò ká fún ipe ó rẹ̀yàn ẹ̀hẹ̀ ó rẹ̀yàn awá fẹ́ ní àlàáfíà káwá ní òwúlòkù táwà wé mọ́ nǹkan táwé mọ́ nǹkan àbí ká ní òkà lókù tí a fi sọwọ́ òkà yìí tó bá ti fi sọwọ́ kò ní rí ọmọ tí ó ń táwọ́ sọ ní kí rárá èyàn gbọ́dọ̀ wọ́ èyàn gbọ́dọ̀ máa lú àwọn òkà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ máa wé àwọn òwú yìí mara wọn yálà ìtẹ́fẹ́ ń kọ́lé ni àbí èyí tí wọ́n ń rí mẹ́lẹ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀tọ́lọ̀ bá ń sọ ní Kùránì ọlọ́ni wa in yamsaskallahu bi dubrin tí ọlọ́wọ̀ bá bá fi dúbùrù tọ́lọ̀ bá bá fi nẹ́ra kan tó fi kàn ọ́ ọlọ́wọ̀ bá máa fi nẹ́ra kanyà wallahi láti fi dẹ́yàwó ni ma wò pé ah, mo ṣe wá kírun tó èmi tí mo kírun jù báyìí lọ mo gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ mo ṣe gbogbo ẹ̀ tí ewu èmi ló ẹkẹ́lẹ̀ kò sẹ́ni kankan tó ṣe jọ́sìn tó annabi na sallallahu alaihi wasallam tó ń ti bẹ́ẹ̀ àdẹ́wò tó kàn annabi wallahi kìí ṣe kékeré tó gbogbo tó bá ti sànnabi annabi ṣe sùúrù náà ni wa in yamsaska allahu wa in yamsaska bi khairin tọ́lọ̀ bá bá fi dáadáa kan fa huwa ala kulli shay'in qadir dájúdájú ọlọ́wọ́ bá òun ló lágbára láti ṣe gbogbo nǹkan tí ó túnmẹ̀ ní wípé bí musulmi ṣe mẹ́ṣe òun lànà bí fi sallallahu alaihi wasallam nípa fi àpẹẹrẹ musulmi àtẹ́bí ni pé tí wa in asabathu sabra shakara aw kama qala sallallahu alaihi wasallam tí ìdùnnú bá bá musulmi yóò ìkíní kan ló dé yá alhamdulillah kíní ìgbàdà bọ́ sí yóò dúpẹ́ fọ́lọ̀ọ̀bá ni yìí pé yóò sọ di àyọ̀pọ̀rá ẹ̀npíláwàdé ní báyìí tọ́lọ̀bá bá sórí fún wa àìmúrí láfí ń sá fọ́lọ̀ọ̀bá ìgbà tó bímọ àbí nígbà tí ọlọ́run ṣe kò rí àwófẹ́ níbi ọmọ bíbí náà orin náà lẹ gbọ́gbọ́gbọ́ látòkèdélẹ̀ ìsọkúsọ ìsẹkúsẹ ihò oníkálùkù sáǹsẹ tó wù oníkálùkù pẹ́sàn takùtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń bẹ̀rẹ̀ sí bí orí lọ́lọ́ bá fún ọ wọ́wọ́n tí wọ́n fi ń ṣe padà báyìí rárá musulmi èkí yíò àyọ̀pọ̀rá musulmi ma ń dúpẹ́ fọ́lọ̀ ọba ni yóò ma dúpẹ́ tó ń tí pé yóò ma mójútó àwọn hudud àwọn ìwọ̀ ọlọ́wọ́ ọba hmm, mátún másùn ọlọ́wọ́ ti ní a mọ́ sí ń ṣe ma ṣe dictate tó dá àwùjọ ń ṣe ṣe táwùjọ bá ń wọnú náà lọ ìwọ̀n náà wọnú náà ni èyàn kí ń ṣe bẹ́ẹ̀ o àwùjọ ń lọ ìtọ́lọ̀ bá bá ti lọ tánà ìbá ti lọ làwọn náà lọ ti wà o so Ànábì wá ní pé tí ìnira bá wá kan mùsùlùmí yóò wá ṣe sùúrù yóò ṣe sùúrù fàwọ́ àfẹ́rìn láhùn ní tó dẹ̀dà fún ni yóò ṣe sùúrù yóò dúpẹ́ náà ni tọ́ Ọlọ́run ti lélé yóò kàn mí ni alhamdulillah so yóò àmọ̀ retí ẹ̀sàn lọ́dọ̀ Ọlọ́run ọba so wa an hudhayfa radiyallahu anhu annahu ra'a rajulan fi yadihi khaytun min al-humma ó ní pé Hudhayfa bin al-Yaman radiyallahu anhu ìkanínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ó ní orí ọkùnrin kan ọkùnrin kan ó wé nǹkan mọ́wọ́ ó wá ní látara ipé bí fífà mú ni ó wá wé nǹkan mọ́wọ́ fàkọ̀tọ́ ahù Hudhayfa bin al-Yaman kan jádà nùkọ́lọ̀wọ́ rẹ̀ níka kí lélé tó ń ṣe yìí wàtàlá kọ́wùlá Allah ta'ala wọn kàrọlọ́ ọba ipé wà máa yúkmínú aktharuhum billah illa wahum ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wò ní nígbàgbọ́ àyàfi kan

nínú ẹni so and then katun sọ lábẹ̀bẹ̀ iná wípé kí ní ẹlòmí lè máa bò wípé yí tó rí tẹ́lòmí ma fi ń jọ́jìn tó bá jò dòdò àti tó bá jẹ́rọ ní wípé ẹn kí ní ti pọ̀ láwùjọ everybody ló ń lò náà kódà àwọn àfáà gan kódà ìwòdì ló ń lò ilé ìkọlì ẹmọ fi ń george likoni mizano tó bá lọ́ka Kùránì látòkè délẹ̀ ó mọ̀ rí tọ́lọ̀ tí ń sọ̀rọ̀ nípa wọn aktharun nas walakinna aktharuhum la ya'qilun ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kódà kó ṣe ṣe ṣe ṣe wọn sì ní tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀bá náà so majority majority majority báyẹ̀ ṣe rí ní ẹ̀ látilẹ̀ so kí ẹmọ́ fi majority george tó bá ní kówó tẹ́mà nábi náà alayhi salam majority ni ògbà fánàbì náà tó ti fánàbì náà òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni tó ń gba wáhí láti sámà majority ò sì gbà náà anábì náà ṣe dáwà ṣe ṣe ṣe majority ò dẹ̀ gbà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ànábí ọlọ́ba tán wá pọ̀ kódà ní tó máa ń ṣẹlẹ̀ ní pé àwọn ànábí ọlọ́ba táwọn yẹn bá ti ẹ̀gbà tí wọ́n nígbà tán wà láyé gẹ́bà náà bí ṣe ń sọ tán bá ti kú tán bá yìí àwọn yóò dẹ̀bẹ̀rẹ̀ sí ní ma divert wọ́n bẹ̀rẹ̀ sí ní ma digress kú lójú ọ̀nà nẹ́bí ẹ̀ wà nẹ́bí Musa rí ìṣẹ́dẹ̀m àdẹ́bí Musa lọ tán bá yìí digression bẹ̀rẹ̀ ni àti diversion elé yóò gbé ti ẹ̀wà ilé òní pé nù báyìí ẹ̀ka sí ma ṣe elé òní òun ló padà wá fi ń kọlù fún ibi kan ma gbé àwọn ànábì mí náà dìde nínú àwọn bani israel bani israel tó fúwá kan ànábì isa alayhi salam ànábì isa dé ó ṣe ṣe ṣe ṣe ṣe wọn ògbọ́n tí ń wí wọ́n padà tún pètèpè láti tún pa náà tún ní ànábì sallallahu alaihi wasallam dé ànábì náà ṣe ṣe ṣe àwọn èèyàn tí wọ́n pọ̀ wọ́n kàdà gbà fún ànábì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdàmú ànábì tún kú tán báyìí wàhálà tún bẹ̀rẹ̀ ìgé náà tún ní so reason ni pé ṣe rí ayé yìí <clears throat> test ni trial ni tribulations ni bí ó dẹ̀ sí máa ṣẹlẹ̀ ní ẹ so in tó wá jẹ́ kókó fún wọn tó jẹ́ mùsùlùmí ni pé ibi tó bá ti wà anytime tó bá ti wà in tí wọ́n ní láti máa sọ o ní pé bóò ni bìlíìfù tẹ bí o bóò ni ò ṣe ní bàjẹ́ ibi tí wọ́n náà bá dẹ̀ lágbára ma níbi máa ṣe àlàyé nǹkan fáwọn èèyàn ìmá ṣe dáwà fáwọn èèyàn kí ẹmà báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ bá kí ẹnà bá gbà kí but kí wọ́n wá máa judge pẹ̀lú pé ẹn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tó máa fẹ́ ṣe mẹ́sí ṣe náà nìyẹn honestly wọ́n náà wò tó bá lò gbogbo ní báyìí ó rí bọ́kọ̀lọpọ̀ sí ń ṣe nǹkan náà ṣe ìmọ̀nà ọlọ́ọ̀bá business buying and selling tó gbẹ́yàn ṣe ń ṣàbòsí gbogbo orísìírísìí ìtajà tí islam ti fagilé òun àwọn ìyàtún sílé ní ẹni ọ̀pọ̀lọpọ̀ ilé lápò náwà ilé kìnnẹ́ kan tàti gba owó ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ àwọn yẹwà tó ń ti pé àwọn àyàtù tó lágbára tó lágbára tí ẹ̀ṣẹ́ kékeré tó wà lórí ìmá gba nǹkan

àwọn tí wọ́n ní ṣe mú ní ṣe ní báwọn yẹn ṣe rí ní ẹ̀bọ́wà nẹ́bí adama ṣe rí ní ẹ̀ ló jẹ́ kí ànẹ́bí sọ pé ní àmàlì kìyàmà àwọn nínú àtẹ́mà kọ́ àwọn ìyànjọ́ alaihi wasallam wíjì ni pé àwọn èèyàn kàn yá alágídí nítorí so that ìfẹ́ inú yẹn a máa gbé àwọn èèyàn gbogbo gbé tí in tó wá kàn pẹ̀lú ẹ̀ ní pé ìwọ́sà máa rí ojú ọ̀nà tánàbí lakalẹ̀ níbi ìmá ṣe dáwà fáwọn èèyàn call to the way of Allah ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana eh ma kiki sojo lo lo ba nti pẹ̀lú hikma pẹ̀lú maw'izati al hasana Allah subhanahu wa ta'ala hadhihi sabili ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani ile gangan yojo ni mi lo ba mo kiki sojo no soju sojo na yi lórí basira lórí clear sightedness èmi àtàwọn tí wọ́n bá mi tí wọ́n ní kan tó bá tẹ̀lé sallallahu alaihi wasallam ẹsàmà kìí pèsè ìjọ́nà ọ̀rọ̀ ọba so kí ẹ ma lọ wé pé ẹn àwọn èèyàn ti pọ̀tán ń lò ká àyẹ́ pọ̀tán wé kìí kan ìwọ́n ló mọ̀ wé rárá mọ̀ wé mọ́ sí mọ́ tẹ̀lé majority so nínú ẹ̀nà ni pé hálù alìkú alkhorizata walwada'ata wà náà wà hàmín al'ayi in jí ó tọ́ ká ma wé àwọn kẹta òyà ma wílé ní bí i àwọn ìtàmà ń so mọ́rún ní àbí ìtàmà ń fi sí apá kan ní pé ẹyin nítorí ojú ní ojú al'ainu ìlàrí ma ń tú sí bí àjẹ́ ń bí pé àwọn àjẹ́ àpógbé bí ìkórira èèyàn ní ní ọ̀nà ìlẹ́tọ̀ àti ní kẹ́ẹ̀kan ní bínú èèyàn nínú so látara kí ní bí ìbínú yẹn ó lè o affect èèyàn gbà mí o ẹ̀hẹ̀ ó lè affect èèyàn o bọ̀gẹ́ bí àfáàtì máa ń ṣàlàyé náà ni kò sí kẹ́kẹ́ tẹ́nìkẹ́rẹ́ máa fi fi affect èèyàn tọ́lọ̀wọ̀ bá ti ó ti tán yóò affect ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe nǹkan tó jọ báyìí sí ó dẹ̀ affect Ànábì sallallahu alaihi wasallam ẹ́ kí náà bí ọkùnrin Yahudi kan òun ló lọ ṣe ìdẹ́sà Ànábì ó dẹ̀ sí affect Ànábì tó Ọlọ́run bá fi test Ànábì ní ipá Ànábì kí ń ṣe afẹ́ kí ipá Ànábì bọ̀ ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ ma lífún tí ẹ pé ara o kéṣe pé tó wájú òkú tínú pé ẹ wò dí ọmọkùnrin ò tó ẹ wò tí ẹ bá ní kí ẹ tó bá tó bá sùn tó dákẹ́ tó wà nǹkan mọ́ra tó wà nǹkan tí wọ́n ó rí gẹ́gẹ́ bí ọmọkùnrin àwọn mo pàwọ́n tẹ̀ ìwọ kọ́kọ́ ma àwọn tó bá rí pé àwọn òtí mọ́ sí àfá ìkíní ọlọ́ni a mọ́ sí ẹ̀yìn náà mọ́ sí anẹ́bí ni a mọ́ sí lè ẹ̀yìn náà mọ́ sí then imshi anta wa sha'anak <clears throat> so ẹmọ gbọ́tọ́ lọ sọ ọlọ́ni india msaska allahu bi fala kashifa la e aya ta kalẹ̀ kan fẹ́ lò fẹ́ gẹ́gẹ́ bí ya yìí nìkan yé yóò gbélé ayé rọ̀ tó fi kú tọ́lọ̀n bá fi aburú kan fala kashifa la kò sẹ́nìkankan tó fẹ́ máa burú kọ ìlàhù àyàfi ọlọ́run wa in yamsaska bi khairin tọ́lọ̀ bá bá fi dáadáa kàọ́nà fa huwa ala kulli shay'in qadir ọlọ́wọ́ bá ló lágbára láti ṣe gbogbo nǹkan ni so kò sí tọ́lọ̀ bá bá ti fi kàn bẹ̀ ìwọ́sá ti dúpẹ́ fọ́lọ́wọ́ bá kò wá ṣe sùúrù kó mọ̀ pé ọlọ́wọ́ bá ló lágbára gẹ́gẹ́ la nabi sọ pé man àbí bàntẹ́ èyẹ tó dé bàntẹ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn èyàn dé ni tán wọ̀ sábẹ́ agbádá ni àbí tán wọ̀ gẹ́gẹ́ bí ṣòkòtò ètò ṣe pé ogun nìkan ló ń bẹ̀ láìsò so gẹ́bẹ̀ lànàbí sallallahu alaihi wasallam pé inna burúkọ wà tàmáìm wà tí wà lá ṣe ìmáàlú àwọn pàró àti àtíwàlà àwọn nǹkan bí àwọn ní àwọn dè gbogbo lè àwọn nǹkan tó ma ń dè mara náà ni àti ọ̀fọ̀ lè tọ́pọ̀lọpọ̀ tó ń palé ní báyìí nínú àwọn tán pèlà àwọn tán pèlà láwọn àfá láwọn fún ní jálàbí pépé wọn a máa pa ọ̀fọ̀ ẹlòmí mọ̀rúta ọ̀fọ̀ exercise ẹ̀ eh, bí i tí leave àbí àbí ayẹ education ẹ̀ ọ́fọ̀ lókúnnù rẹ̀ àtogun orí ẹ̀yẹ orí olóngbò gbogbo ẹ̀ kìíní kan gbogbo ilé ìdẹ́ nìyí in tó mọ́ fọ́n ní pé kò jọjú nítorí Ànábì tí ń sọ sallallahu alaihi wasallam pé àwọn ẹnìkan padà dìde tí wọ́n padà máa dìde nínú al'umma yìí àwọn shayatin tí wọ́n mọ̀ pẹ̀pẹ̀ lọ sí bí ojú ọ̀nà inú náà ó wà nínú du'atun ila abwab jahannam man ajabahum ilayha qadhafuhu fiha kuna nabi tún sọ pé àwọn ni yin ko wọ́n ma pipe lọ sí bi inú na ni pẹ̀lú nko islam nabi na nabi sọ pé tó bá ti di tó bá ti di ọwọ́ ìgbẹ̀yìn anabi ní pé fitna kan wà tí wọ́n tún bẹ̀rù fún yín tó ju fitna tó dajjal lọ anabi ní pé al aimmatul mudillun àwọn tó kí wọ́n jẹ́ wa wọ́n ní afala wọn waras wọ́n de ma ṣì àwọn yẹn lọ́nà àwọn yo de sọnù gan latara wọn ló jẹ́ pé púpọ̀ nínú iṣu ẹ́ púpọ̀ nínú iṣu tí ẹ bá trace dáadáa tí ẹ bá ti rí bí múta wọn tó tán pẹ̀rẹ̀ wọn ní àfáàkó ní bíbẹ̀ tí wọ́n dẹ̀ lo that opportunity yí pé àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àfáàyàn tàbí sí àwọn èèyàn yẹn tí ẹ bá rí yọ́kò honestly nǹkan kékeré lókù nígbàtí ó bá jẹ́ pé àfà ló ṣe wá sí fáwọn èèyàn pé kìníkan tó bá ti jẹ́ múrídì kìníkan ò ọmọ sí tó wù so kódà honestly tí o intellomi ò kí fẹ́ gbọ́ yìí pé ipa táwọn olórí tán mọ́ ní lọ́kàn àwọn èèyàn ó kéré in comparison táwọn àfà ká ní àwọn àfà gẹ́gẹ́ ni wọ́n ń control mind àwọn èèyàn àwọn olórí lè ní sójà o wọ́n lè ní agbára wọ́n lè ní sóntọ̀ láti fi mú àwọn èèyàn nípa o but àwọn àfà ni wọ́n ní control lórí ọkàn yí pé ọkàn àwọn èèyàn ibo la fẹ́ dá ìbátẹ̀ lọ tán bá dá ìbátẹ̀ lọ báyìí wọ́n dá ìbátẹ̀ lọ ní ẹ̀ tán bá tọ́nì lọ báyìí ìkẹyẹ yẹ báyìí ni báta yìnbá ń bí kẹyẹ ẹjọ́ ẹ̀yẹ àfẹ́dákun sálímọ́ pé àwọn àfá tó wà ní sàárè ẹkílọ́wà bẹ̀ ẹmọ́ pé wọ́n ẹ̀ẹ́ òtítọ́nù kò sí bẹ́ṣẹ́ wá lè ṣàlàyé fún wọn tó ẹwọ mọ́lìdì bí mọ́lìdì ò sí sínú ẹ̀sìn tó kò sí mọ́lìdì kódò láàrín àwọn tó pé àwọn olórí wọ́n ti stop mọ́lìdì náà torí wọ́n bẹ̀rẹ̀ mọ́lìdì níbi 400 years after hijra anẹ́bí o mọ̀ tí tán pè ní maulid àwọn sàábò mọ̀ kó sí tán pè ní maulid inú ẹsẹ̀ ìlọ́wà bá subhanahu wa ta'ala àwọn fatimiyya ubaidiyya shia àwọn tán jẹ́ àgbákò gbóǹtarìgì ismailiyya àwọn ilẹ̀ tó wọ́st ju àwọn firqatu shia àgátọ́ lọ àwọn tán ma ń ṣépè lé àwọn sàhábà nẹ́bí tán ma ń pè àwọn sàhábà ń kéfèrí kódà wà máa fi ànẹ́bì sí ẹ̀yẹ́ sallallahu alaihi wasallam níta mísírọ̀ báyìí nígbàtà wá tẹ́kùn bá mísírọ̀ ni wọ́n dá maulid yìí kalẹ̀ wọ́n ṣe fún bí close to more than 100 years nígbà yẹn ọlọ́run wá gbé Salahuddin al-Ayyubi dìde ó abolish maulidi ẹ̀ nígbà tó abolish ẹ̀ náà nǹkan kò tán lọ́kàn àwọn èèyàn àwọn àfáà tún padà àwọn àfáà Sufi padà sún gbú jáde again pé kí ni kí ló wà ń bẹ̀ ṣìbá fi ń yọ̀ ní ṣìbá fi ń dúpẹ́ fọ́lọ́ ní a fi dúpẹ́ pọ́lọ́ bá gbá nẹ́bí dìde sí wá ẹwà ń fi tánà in tó kù ní pé àwọn tí wọ́n wà láwọn masajid ibi tó ní kálùkù tí ń pèpè sí ibẹ̀rù ọlọ́ọba ibẹ̀ láwọn yóò ti mọ̀ pé àkíní ìlú òótọ́ ni àwọn àfáà ni wọ́n lo táìmù tó pọ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn àfáà trust so ibi tó bá ti so kí ní a need honestly tá a bá gbọ́yé problem solution níbi solution tí wọ́n ṣàlàyé pé kí ni túnmọ̀ àbúkọ àbúkọ oná ni al'aurọ́dù lẹ́ti fi ha alfáàdùn ṣirkiyyatun kalisterota tó bẹ̀rẹ̀ rìlá oná ni àwọn ọ̀rọ̀ orúkọ oní ọfọ̀ ọfọ̀ na ń pè bẹ́ so tó ti kí ẹ ma ń lo orúkọ na ni jamu orúkíà tí ó ma min àwọn àtkárì tí ẹ ma ń ṣe but orúkọ tánàbí sọ bí o ní àwọn ọfọ̀ àwọn kíní kan ohun tásọ kíní kan ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ òkété ò ní sọ gẹ̀gẹ́ tó ń dámọ́ rẹ̀ kíní afẹ́fẹ́ nǹkan kíní àwọn àfáà náà sọ to tó bá mọ̀ tó bá fẹ́ mọ̀ tó bá mọ̀ tó bá mọ̀ ti mọ̀lé nínú bẹ́ẹ̀ ni àwọn jálàbí ma ń pa àwọn ọ̀fọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn Yorùbá ní o kìí ṣe tàwọn ọ̀fọ̀ jàlìjálù yá jàlìjálù yá jàǹjálù ra wọn o àwọn ọ̀fọ̀ Yorùbá yìí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ń sọ fún àwọn bẹ́ẹ̀ni so gbogbo àwọn kan báyìí ń kọ́ Islam kí kò mú fura dání báyìí so dákùnrin musulmi ma yawa nínú ẹ̀sìn ọlọ́wọ́ ba ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ ba ẹ jẹ́ ká padà síbi ẹ̀sìn ọlọ́wọ́ ba ká mójútó ẹ̀sìn ọlọ́wọ́ yẹn squarely inú ọkàn ni ìmójútó ẹ̀sìn ọlọ́wọ́ ba kò ní ìgẹ́nì kankan fọ́ọ̀sẹ̀ pé dandan ọgbùdọ̀ sí mú ìṣàlàyé ni ìwọ́nà wà lójòkónú lé kí ah, ẹwà ọ̀rọ̀ eléyìí ni mí o ń tẹ́jà mọ̀tẹ̀lé láti ní ìlọsì ní ìtẹ́mínú ma tẹ̀lé ní yìí so bá sì máa change díẹ̀ díẹ̀ ní yìí táwùjú dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ma wà rectified inṣáàlá so gẹ́bí imam malik sẹ́sọ pé in tí ó tún al'umma yìí sí in tó tún àwọn tànánà sí ní in tó tún àwọn tànánà sí wọ́n ni dáwà so an bí ọlọ́wọ́ wa ta'ala kó ṣe dáadáa wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa wa ala alihi wa ashabihi wa wa subhanaka allahumma wa wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk